ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين قد كفر الله سبحانه وتعالى حترى في يتقفان الله محمد صلى الله عليه وسلم حديث تكني عن رافع بن خديج رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أصبروا بالصبر فإنه أعلم بإذنكم رواه الخمسة وصححه التلمذي وابن حبان إتما حديثي حديثي يا يقول صحابة الدور أولينا رافع بن خديج رافع بن خديج رضي الله عنه يكلمه صحابة النبي محمد صلى الله عليه وسلم wọ́n ní بالصبح bisubh sheik abdullahi al-bassam wọ́n ní ìtumọ̀ asbihu oní udkhulu fi sabah والمراد أطيب صلاة الصبح وكراءتها حتى تسفأ حتى تسفبوا كما جاء في الرواية الأخرى أسفروا سواني إتما أسبهوا بصبح ونقي أفا يرون صبح أفا قبور ẹjẹ́ kí kíkà kí ó nínú òun súnmí yí kó jẹ́ ǹkan tí ó gùn dáadáa ilé ilẹ̀ láti tọ́ka sí tẹ́lẹ̀ nígbàtànkà àdífù nípa ọ̀rọ̀ ìwọ̀n súnmí ní pé kánà ìsọ́lì wà súnmú kánà ìsọ́lì hí àwùsọ̀lì ha bí lọ́rọ́lás tàbíkà àdífì mẹ́wàá pé asfiru fi súnmí fa innahu a'zamu lil náà nìyẹn inú ọ̀kátà lè mẹ́lẹ̀ hadithi o ní pé istihbabu italatil qira'a fi salati subh in ti fi ń dájú ní pé ibi ìwọ̀n ṣubí o ibi ìwọ̀n àṣùbáwò o ní kí yẹn fa ìwọ̀n gùn kí jẹ́ kí kẹtẹ́ yẹn ọkà kó gùn díẹ̀ eléyìí yóò yé imam yóò sì yé àwọn ma'mumun àwọn tí wọ́n ń kírun lẹ́yìn imam ipa ah, ìwọ̀n àṣùbá lélẹ́yìí hmm, ìwọ̀n àṣùbá sí anábì ti ní pé kí ó tí ó kàn bí àṣùbá kẹjẹ kó tó gùn díẹ̀ yàtọ̀ sáwọn yókù ìrun magrib báyìí wọ́n ní kí a ń kéwútà kàmẹ̀ òkú ń kú dáadáa ìrun àwọn yókù ní zuhuri ní asiri ni ìṣà ní wọ́n ni kò wà níwọ̀n tún wọ́sí tó ń ti pé gẹ́gẹ́ bá ti sàlàyé sẹ́yìn náà ó lè yàtọ̀ ti pé èyí tí ma ń kú general principle nípa àwọn bí a ṣe máa ń kí ìrun wọ́n níbi àháyìfì yẹ́rùkúlù fi sọ́lá awwala waqtiha wala yakhruju illa wa qad asfara kama jaa fi ba'd riwayat hadha al-hadith asfiru bi subh so adé ti káyí sẹ́yìn wọ́n ní bóòlù anẹ́bì sọ́lá mọ́sẹ́ ni pé anẹ́bì ti wọnú àsìkò súnmù ní awwala waqtiha bísúbì bá sí wọ́n bá gbára kí yẹ wọnú súnmù tó wá fẹ́ kó gùn dáadáa kó wá mẹ́fẹ́ kó wà mọ́ observe time ó mọ́ observe títí tí ló fẹ́ mọ́ ẹ̀hẹ́ sọ pé wà kí náà pè wà yà fásìlù nàbí sallallahu alaihi wasallam wà yà rí fún àhádùná jalisahu ipe ànábì kan yà fásìlù ní salati subh ìgbàtá náà bí ma ń kọjú sẹ́yìn ọba ti kí wọ́n síbi tàbí yóò kọ̀ kọjú sẹ́yìn ní pé náà ikẹ́ tó bá ti kí yóò kọjú sáwọn èèyàn ìgbàyẹ̀ onígbàtá ní ọba ti ṣe bẹ́ oníkálùkù ti dá ara wọn ìtumọ̀ rẹ̀ ní pé ìgbà tí wọ́n fi wọnú òun wọ̀n ti dára wọn ṣe yí báyìí àbí gẹ́bà ìṣẹ́kí ogun náà kọ́ ọmọ wọnú ara wọn gbà mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ayàtà ti kàṣẹ́yìn pé annabi sallallahu alaihi wasallam kana yaqra'u bi sittina in qasr wal mi'a wal mi'a in atal ilé mẹ́nu tánàbí bá bá wọn yẹ̀ sí ohun kó mọ́gún jù ànábí òkè àyà 60 àyà 60 lànábí òkè tánàbí bá fẹ́ bá wọn fàá yókè 100 àyà 100 oye bá yàbí so ilé ni ìkẹtí yíò mójútó irú àwọn kábà ilé mọ̀ fi rí àwọn èèyàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ sì sọ náà àti kàláwọn àhàdí tó kọjá islam ò faramọ́ kíyàn wó yé sí hálù àwọn tíyàn kí wọn fún islam ṣe kí ni ọ faramọ́ kíyàn wó hálù wọn sagbara wọn ti gbé sagbara wọn ti gbé èyí mọ̀ ju díẹ̀díẹ̀ èyí mọ̀ gbé díẹ̀díẹ̀ títí yóò padà tó bá kàdà máwọn ìlara dáadáa àwọn yóò padà wọn ní padà fẹ́rẹ̀ ìmọ̀mù tí bá ìtàfà mọ́ sọ ní ipé sún kí ní kàgbẹ̀mí súnnà tó bá ti lè tọ́ súnnà yìí gẹ́ ah kí ní ìdún díẹ̀ nǹkan mí tó bá ti yàtọ̀ sí tànẹ́bí ohun wà láìkù sí ní fẹ́ wọ́n because tànẹ́bí ẹgẹgẹ òun lọ́lọ́ tí bóòlà nẹ́bì káàsì mọ́ fàyè gba ìtakojọ́nà nẹ́bí rárá lọ́dọ̀ èyí ohun tí ó bá jẹ́lú àwọn èèyàn èmi ti wá débì kan mú ní tapà nẹ́bí ọ̀rọ̀ o ní èdè lẹ́vù tó fi ní immunity láti mọ́ tapà nẹ́bí o ó ẹlẹ́kẹ̀ẹ́jì ni pé ṣe kàbílá albisa wani fasagnal isbaha bis salati bi itolatil kira'a li yuwafiqa adal hadith ibtada salatahu bi golas

yóò sì gbígbàkankan ó wà nínú àdíjẹ àwọn Aisha radiyallahu anha ibi kana rasulullah sallallahu alaihi wasallam yusalli subha wa yusalli ma'ahu nisa'un mu'minat mutalaffi'atin bi murutihinna thumma yarji'na ila buyutihinna la ya'rifuhunna ahadun min al-ghalas ànábì máa ń kírun àṣùbá o tó bá ti wá kírun àwọn obìnrin tán jẹ́ àwọn obìnrin olùgbàgbọ́ òdodo tí wọ́n bóra wọn kalẹ̀ kìí sí àwọn asíralẹ̀ àwọn abúra kalẹ̀ wọ́n bó gbogbo látòkèdè ìtọ́lọ ní abúrú wọn a máa kírun àṣùbá pẹ̀lú ànábì débi pé ànábì wọ́n wà padà sí ní wọn ẹnìkẹ́kọ̀ọ́ kò jọjú tó bá rírùn kan báwọn láti sin látàyé ànẹ́bì ló ti wà intanẹ́bì sì fẹ́ni tí islam fẹ́ni oníkálùkù ìyàwó rẹ̀ bò mọ́jẹ̀kú síra rẹ̀ lẹ̀ èyí tí ń sílẹ̀ ìwọ nìkan ló nínú lé àwọn òkèrínsìn kò ní jẹ́ kí bí oníkálùkù kò ní sí tán pín zina ẹwọ tí àwọn tíyàwó nẹ́bí sallá sáàtúnsọ̀ láwọn obìnrin kọwọ́ mutalafiyatin bí mọ̀wó tèhìnnà bó ṣe búra wọn kan lè tí wọ́n ni láyà lẹ́bí ni wọ́n kírun tán ilé ìtumọ̀ rẹ̀ ni wípé ìgbàláyé wà fóbìnrin láti wá kírun mọ́ṣálásí àmọ́ àwọn àfáà ni yóò jẹ́ pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ̀ àbí pẹ̀lú yọ̀ǹda wà níyù rẹ̀ obìnrin ní àwọ̀ hátà tó wáfẹ́ lọ́kẹ́rù bọ̀ islam tó wáfẹ́ káwọn kùnrin náà kọwọ́ kan mọ́ mọ̀ náà àwọn kan jẹ́ kan lọ́kẹ́rù tó bìí bá lọ́fẹ́ lọ́kẹ́rù mọ́sálásí tó ti pé kó kí inú ilé rẹ̀ nífin lọ́lá fún jù àmá Ànábì nígbé látẹ́m na rí ìmá Allahi masajidalla ẹ má obìnrin àwọn obìnrin so almuhim o ní wípé obìnrin wọlewá kírun mọ́sálásí nítorí hadithi àti tí bẹ nínú sunan Abi ilé ìtàtìkà sí wájú ẹlẹ́kẹta ní talibu nínú hadithi ni pé salatul fajr fi awwali waqtiha wa itolatul qira'a fiha huwa madhhabu jumhurul ulama wa minhum al-a'immatu thalatha wọ́n ní ká kírun àṣùbá ká bẹ̀rẹ̀ ní awwali waqtiha ká sì fagún eléyìí ni jùmù madhhabu ọ̀gọ̀rọ̀ nínú àwọn ulama ibi tí ọ̀gọ̀rọ̀ nínú àwọn ulama tí wọ́n dá sínú ilé kódà àwọn àyíma أما أبو حنيفة أما أبو حنيفة فيرون الحنفية أو أبو حنيفة ومن معه فيرون التأخير وهجاتهم ظاهر الحديث ويقولون إنه آخر الأمرين في حياته عليه الصلاة والسلام إن تولوني أديك بي أتسالتنا لنبي أسفروا في الفجر فإنه أعظم للعجر أديك بي ọwọ́ gbẹ̀yìn àwọ́kọ́tán lónìí ipé ọwọ́ gbẹ̀yìn àníbì ní ẹmọ kí o níbi ọwọ́ gbẹ̀yìn ẹkẹ́jì ní pé imamatu jibril annabi ya sallallahu alaihi wasallam ó wà nínú àdíkì abdullahi bin abbas radiyallahu anhu ipe amma sallallahu alaihi wasallam fi awwal waqtiha wa fi akhiriha fa qala as-salatu bayna hadhihi al-waqtayn ipe so jibrilu inti jibril ṣe ní pé gbogbo time time kírun Jibril ló ń wá bá nàbí lẹ́kọ̀ọ́kẹ́ pé ọya àsìkò ṣúbí awọ́lù ìgbàtàsìkò ṣúbí wọlé ní Jibril ló kí o fọ́mà ìgbà tó bá ti gbọ̀sọ́nà ọya àsìkò ṣúbí ti wọlé Jibril ló rí ìdí ànẹ́bì ànẹ́bì kí o lẹ́yìn Jibril so kẹ́ kí bí ànẹ́bì gan ló fọ́m bá ṣe kí o yìí ló jẹ́ pé ẹ̀sẹ̀ ṣe fọ́m Jibril ló wá láti sẹmọ àníkọ́ Ọlọ́run tí mo fẹ́ ní ẹni tó bá ẹ kọ́kọ́ sí Allahu Akbar ẹ fọwọ́ sáyà báyìí ẹ ṣe báyìí ẹ rùkú ẹ sùjúd báyìí gbogbo ìbánàbí sí bọ́lọ̀ sí so Jibril ìtú ẹni pé Jibril wọ́n kí ìbánàbí awọ́lùwát ó wá dídọ́ kejì Jibril tó wá láti fi kánẹ́bí pé ìgbà tó wọlé ni o ìgbà tó jáde ni o tó wọ́ tìgbà wá ó yá so àwọn wọ́n gbà pé ìgbà tí Jibril ti lè kírun fánẹ́bí ni awọ́lùwát wà áhírùwát dẹ́kùsùwà kiri ni áhírùwát àmọ́ tí èyàn lè múbẹ̀ náà ni wípé ààrin yẹn èyàn lè kírun bẹ́ àmì ti fi ń dájú òun ní kíyàn tètè máa kírun lásìkò tó bá ti wọlé yàtọ̀ sí ìwọ̀n ìṣá àjẹ́bà ìsàlàyé àbí tí kankan bá díyàn lọ́wọ́ tó dẹ̀ jẹ́ tó lágbára nìkan ló lè fa kíyàn tó ṣe kíni kíyàn tó sọ wálẹ̀ adẹ́sìká níbi àdífù kínan pé Abu Amr ní haddathani sọ́yìn wa hadha al-dar wa nawasi فأشار إلى دار عبد الله بن مسعود رضي الله عنه وني قلت يا رسول الله أي الأعمال أحب إلى الله عز وجل إسيو لولو باكي نفسي جو وني الصلاة على وقتها كي يكين لسكو ري àfáà ni ayé gbogbo ṣe ń wọlé tó ẹ̀tùsọ̀ tó ti wọlé ẹ̀kí wọn o ni kúrùtù fún ma ayò lẹ́yìn gbáyẹ̀ olójúkù o ni bí wùlùwà dìde ní kàmùsí dada sáwọn òbí kúrùtù fún ma ayò mọ́ ní ewolójúkù tẹ́ra tó ṣe ó ní al-jihadu fi sabilillah kama jagun sójú ọ̀nà bàbá sọ̀rọ̀ mọ́ta ó ní haddathani bihinna rasulullah sallallahu alaihi wasallam wala wistazadtuhu la zadani annabi ló sọ gbélé fún tí bá tún sọ fún wala wistazadtuhu eh, tí bá ní kó tún sọ fún mi sí annabi tó sọ fún mi sí àwọn fáwọn fáìdà kan mẹ́ pé kò fẹ́ fara ní annabi èyí tí mo bèèrè náà sí pé tó bá díjọ́ mi tó bá tún bèèrè nǹkan mi annabi tó ṣàlàyé nǹkan kan tún wọn lè ká tó dún insha Allah ibi nílá kí tó àǹfààní ẹni wípé kí ni rísì tó ṣe pé different ahadith pọ̀ rẹ̀ ẹni kan bá Nabi sallallahu alaihi wasallam ayyul a'mal ahabbu ila Allah Ànábì sọ fún báyìí tẹ́lò mi bá wá Ànábì sọ kàmí fẹ́ ni tẹ́lò mi bá tún wá iṣẹ́ olórin náà ni o Ànábì sọ pé ilé ni kó dẹ̀ lómi ẹlùmí kàṣẹ́wà sí fún mi Ànábì gbé látẹ́bìdọ̀pù ẹlẹ́wí tó wá àníwí òsọ báyìí àwọn àfáà ní ìtumọ̀ rẹ̀ ní wípé kana rasulullahi sallallahu alaihi wasallam yurari ahwala an-nas ànábì mọ́ wo hálùwà wòye tó bá bá pé ẹlẹ́kẹ̀ẹ́ṣẹ́ nà sí àbúrú ah, yìí ẹmójútó ẹmọ́nà tẹ́lẹ̀ mi bá wá àílé mójútó àwọn kìíní jẹ fún àwọn kàmí tó bọ́sù kẹ ní mọ́ mójútó ẹmọ̀sílé ẹmọ̀sílé ẹsìmọ̀sílé ẹ̀rẹ̀mí tó wá so anẹ́fisàlásá yuftihim ala hasabi ahwalihim ní èní báyìí wá kọ́ àwọ́wákọ́ gbogbo ẹjọ́ àwọn ṣe lórí lọ́pọ̀ gbogbo ẹ̀tẹ́yẹ̀ ni mùsùlùmí mọ́ sí because fíra rẹ̀ sí hàlùn tó wá bá nẹ́bì ní kéèsì lè àtẹ̀tọ́ wá bá nẹ́bì ní kéèsì lè àtẹ̀tọ́ wá bá nẹ́bì ní kéèsì lè yìí so ilé ìbáyìí islam ṣe ń rí wá lórí àwọn sí olórí àwọn sí olórí àwọn sí olórí kí ìbẹ̀rù ọlọ́ba alìbà mọ́ lékún sí kalibà mọ́súnmọ́ ọlọ́ba subhanahu wa ta'ala sí an bí allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ ní kọkàn wárí lè